جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين بل وصيته لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام لنبين للناس أن الإسلام هو الدين الوحيد الذي ينفع من أتى الله سبحانه وتعالى به يوم القيامة فكل عبد لله أتى بدين غير الإسلام فإن الله سبحانه وتعالى لن يقبل ذلك منه قال الله تعالى إن الدين عند الله الإسلام وقال سبحانه وتسامى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه أمتنا في هذا الدين عرفنا الفرق بين المحبة والرحمة إذا فقدت المحبة لكن لا يعرف حقيقة هذا إلا من كان مؤمنا بالله على ما جاء به رسول الله صلى الله عليه وسلم فإن الله سبحانه وتعالى جعل نبينا نبي الرحمة وقلبه قلب الرحمة وجسده جسد الرحمة لذلك دعا ربه أن يجعل أمته أمة مرحومة وقد تقبل الله ذلك منه وعطوا إياه كما صار هذا من حديث أبي بردة رضي الله تعالى نرضاه أمتنا لتعلموا مد هذا نريد أن نجمع بين أمرين عظيمين ألا وهو قول رسول الله صلى قول رسول الله صلى الله عليه وسلم لقاتل عمي حمزة أسد الله وحسد رسول الله صلى الله عليه وسلم غيب عني وجهك إن استطعت أن تغيب عني وجهك لا أراك ففعل ذلك وحشي بن حرب الحبشي رضي الله تعالى نرضاه ومثل هذا حدث لأحد طلاب رسول الله صلى الله عليه وسلم بل لأحد خير الناس بعد نبيها بل من خلفاء الراشدين ألا وهو عمر بن الخطاب رضي الله تعالى عنه وارضاه يوم كتب الله سبحانه وتعالى اللقاء بينه وبين قاتل أخيه زيد ابن الخطاب ماذا جرى بينهما جرى بينهما ما جرى حتى قال الخليفة مقالته لخالد مقالة خلد التاريخ الإسلام إلى يومنا هذا فنريد أن نجمع بين هذا وذاك حتى نتبين ونتيقن ونتثبت ونتنصر على أمور ديننا لتعلموا أن هذا الدين دين رحمة ورأفة فقال فرما بها سؤال المسلمين أن ترى لي في قرأت قريفا النبي صلى الله عليه وسلم أن ترى بارلات جيكة مقوى ọlọ́bàá ní sàlẹ̀kún kí a nàbí wa bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti kí a wà náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọgbà alkiyama ẹ̀yìn ránú ẹ̀sìn mú fásitì rán bí tí bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bí òṣèrìn lẹ́yìn tí bẹ̀rù rẹ̀ anítàkùnlọ́ ẹjẹ́ akọ̀nù ọlọ́run eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tó bá tọ́ dá wa tọ́ sọ fáwọn tó lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fún àwa náà ká bẹ̀rù kakọ̀nù ọlọ́njọ́ nínú àwọn típa yòó ní sí fún wọn tọ́kàn wọ́n balẹ̀ oníọjá wà ní jọ́gbà alìkìyàmà o gbogbo bá bá ṣe ń kó bọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́jì ọjẹ́ pé nù náà là ń lọ ṣẹ̀rùká mọ́jì àfi ń tàn kó bọ̀ mọ́jì àfi san gbèsè wọládà ní kàṣẹ rẹ̀ jẹmáà subhanahu wa ta'ala tó mọ gbogbo àjọṣe ọmọlè lórí yálà àjọsí ayé ni o àbájọsí ẹ̀sìn yálà àjọsí ayé ni àbájọsí ìtìtọ̀run o náà ni ìfẹ́ tó jẹ́ ìfẹ́ òtọ́ àti àánú ṣùgbọ́n a ní ọ̀pọ̀lọpọ̀ mistake ń bẹ̀tọ̀ ọmọ àrẹ́bẹ̀rẹ̀ sílá ní mistake náà àwa gbà pé a lè ṣàánú ẹntà àbá ṣùgbọ́n ẹ̀sìn tó bá ní bókíní ìlójú ìsìláàmù ni bẹ́ẹ̀ wí látò ní dọ́la orinlẹ̀ ń kọ létí àwọn tí ìbá ti ṣe mùsùlùmí nítorí ìkílójú orí bẹ́ẹ̀ annabi wa annabi tọ́lọ ń dá tọ́ wá jẹ́ kí ìkẹ́ ó mọ́ dọdún ọkàn rẹ̀ ọkàn kẹni ojú rẹ̀ ojú kẹni gbogbo ara rẹ̀ ara kẹni láti wọ́n ń pè ní nàbí rahman annabi kẹni annabi fún rọba dẹ́dà olóstampọ̀rọ̀ annabi ó ní wà máa arsalnak illa rahmatan lil alamin tí wọ́n bá bí á pé kí la fi rán ọsáyé gan kó lè jẹ́ ìkẹni ọ̀wà dayérú lọ́nàkọ́nà kó lè jẹ́ ìkẹni ọ̀wà bayé jẹ́ in tó mú wáyì tí wọ́n bá ti yọ́kò nú ayé ọbẹ̀ ayé ọ̀tẹ̀ ni iyọ̀ ni tí wọ́n bá yọ́kò nínú ẹ̀kọ́ ayé yóò kòrò ni

wípé ó pa ẹgbẹ́ bàbá nàbí lógún Hamza ṣe ń lọ́wọ́ di kánàbí ọ̀sọ̀ wípé mọ́sùmọ́ bí ń bá wà nǹkan ọgbà sílámù hmm. àwa ni àmbọ̀ adam ṣe bẹ́ ní ọ̀pẹ́tì ẹni ebi ń la igbáyà rẹ̀ tí ń yọ níjọ́ tí ń sì yọ tí ń yọ kúò wọ́n ni haza hazu shaitani minki bọ́n malika ìsọnu ìpín èsù la yọ kúò nú ọkàn rẹ̀

o náà lẹ́ntà tún lè mú wípé lẹ́yìn ànábì umma yíò tí wọ́n bá tún ní èèyàn rẹ̀ ìmáni rẹ̀ ẹn tó lótó lórí jù ní o náà tún ni bada Abi Bakrin radiyallahu ta'ala anhum ajma'in awọn sọ ń tọ́sẹ̀lẹ̀ sí Abu Maryam lọ pa bọ́dà Umar ní ogun tá ń pè ní ogun Yamama aṣọ díẹ̀ ní ìjẹjọ lórí ọ̀rọ̀ ogun yìí ogun yìí ó ń gbé ojú bẹ́ẹ̀ bọ̀ lọ́wọ́ gbẹ̀yìn sẹ̀mí ànùsà sálàm ṣùgbọ́n kò di ogun tọ́bàun a sọ̀rọ̀ ń pẹ́ ní kátà ń pẹ́ ní Ar-Rajjal ibn Unfuwa Al-Hanafi Hanifa eléyìí náà wá ní àti yàmọ́ mọ̀rọ̀ Bani Hanifa bó ṣe dé Madina ọgbà islam ó sí islam dáadáa ó sí ọlọ́run fàlé Ubayy lọ́wọ́ kọmọkọ́ Qur'an jẹ́ bó sọ́nà eh, eh, riwaya Abdullah ibn Umar ọkọ̀ Qur'an ọkọ̀ tuma ọkọ̀ fíkúẹ́sì tọ́rọ̀ fi eye nígbàtí ó pàdà sọ́rọ̀ àwọn èèyàn rẹ̀ ó ń sí ọlọ́run ni ó ní ọwá máa padà ba'athahu rasulullahi sallallahu alaihi wasallam mu'alliman li ahli al fúnra nẹ́bì ìlọ́yìn pé ó ti di àfáàgbà lọ máa kó àwọn ará yàmọ́mọ́ ní kéw máa kún ẹlẹ́sìn ọlọ́run ọmọ ń pẹ́sì ìpẹ̀rú ọlọ́run wá tún bẹ́ lára rẹ̀ tí ẹ̀sì kéèké jama'a ká máa sì dáwà káàkiri sí àwọn annabi ọlọ́run kọsẹ́ tó jiyàn rẹ̀ ṣùgbọ́n kéèsì sẹ́ olódonú ẹ̀sìn ń tàn pariwo kìí ṣe sí aláìmọ̀kanú ẹ̀sìn afá àti ìṣọ́gbó tí ń sọ fún yìí ṣé wọ́n ní wọ́n ní tó náà bí ni káwá tó pé wọ́n tó ń fi wọ́n ní báwọn èèyàn sọ̀rọ̀ káàkiri ṣùgbọ́n adúpẹ́ o lọ́dọ̀ ọba dẹ́dà wípé ní fún súnà wáyì àfẹ́ntí ọba nìkan ṣe ń dá sí ni ẹ rí pé àwọn tí wọ́n máa fi fàbú ṣe wá sí jọun àwọn nǹkan kan bẹ̀ tí níwọ̀n sọ díẹ̀díẹ̀ náà ni gbogbo àwọn ìtàn ọkùnrin kan Àbújá lọ́wà títí ń ta sìmẹ́ntì wọ́n sì wà sọ pé kọ́wàá lójú ọ̀nà ọlọ́run ọba gbogbo àwọn ènìyàn ọ̀dá lọ́jà onìkan lọ́tẹ̀ ìnà lọ́kó tó dé sìmẹ́ntì ti gan ọwájú padà lọ́jà kò rí ìrìnà tí ó tàmà ìbànújẹ́ wá mú orí bẹ́ẹ̀ náà lọ́wà bẹ́ẹ̀ Eh, ẹ̀ lè gbọ́ ìwọ̀n àdẹ́bì ní sí okó dá mẹ́jà rọ̀bọ̀dọ̀bọ̀ owó ẹ̀ lè gbọ́mọ́ ẹ̀yọ́ mẹ́ mẹ́dà lé o ẹ mẹ́dà lé o in yàtọ̀ sí ní o títítítítítí kọ́ ti ẹbáṣọ́ fẹ́lò mí mẹ́sàlásì wà tẹ́ wá ìkò mújà lọ o àdẹ́bì a wa ó sì ní tí mo máa ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mo máa ń kó ní umratul akam a àwọn àdífì fún náà àsìkò báyìí ṣùgbọ́n gbàtẹ̀ ti dé ẹni ẹ̀ẹ́bà ni andrew ẹgẹ́gẹ́ bẹ́ẹ̀ sí sọ ṣùgbọ́n o gbogbo ń tẹ́ ẹ bá sọ tí èbá ti ni tí ọba wá ti bá yín sálàyé fún àjàmá pé ọlọ́run pè kí àfó tí ìmọ̀ ilé tí wọ́n fi wá máa fojú mi wù ọ́ tọ́wà máa dẹ̀ṣẹ́ ọlọ́run ọba láàmù

àtòkú àtàyé wọn bá ní kẹ́ wọn ọlọ́run dákun bá ní kẹ́ wọn o bá ní kẹ́ wọn o bá ní kẹ́ wọn o la ilaha illallah Ar-Rajjal ibn Unfuwai ìmọ̀ ti dára ẹ̀ ó sọ́rọ̀ nǹkan lọ òun mú wàhálà lọ pẹ̀lú wàhálà Musailima nígbà rọjálù pé ṣé tí gbogbo ẹ̀ bá dé tán ṣe ń dọwọ́ ọ̀tún rẹ mùsùlùmí kò sí wàhálà ó ní no problem ebébì tí kọ́ ń pa Islam mo sì mọ́ ń pa nàbí dáadáa mo mọ́ ń pa Quran ó ní gbọ́lọ̀ tí mọ̀ sọ gbogbo wọn tí ma ti wá rọ̀rọ̀ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إذا كان بينه أرجال لني بيني wọn ò parẹ́ ṣùgbọ́n ti fi mí kún kí ni mítà fi kún wa qad ashraka Allah Musaylimata ma'a sallallahu ma'a Muhammadin fi risala fúnra ọlọ́n kọ yú annabi kó lannabi ṣùgbọ́n ní mo ti fi Musaylima náà kún ọ irun ta gbẹ́ran àti fóòn náà ah o ti ọ̀yọ́ sí àyíyà báyìí láwọn ìyàbá ń tẹ̀lé ọ ní bá ń tẹ̀lẹ̀ amẹ́nu bá ń tí ànẹ́bì sọ ń dọ́tọ́ jáde sáwọn èèyàn ọ́rọ̀ àwọn díẹ̀ mọ́sálásí olólórí bú kan bẹ́nu àti ẹjọ́ kòí àkọ̀ ilé rọ̀jálù náà ní bẹ́m̀bẹ̀ nítorí pé nùkọ̀ yẹ àbúrò bẹ́m̀bẹ̀ ubayi tufẹ́lì ibn amur àdáúsí oná bẹ̀m̀bẹ̀ ó sì wá kan arrojal ibn unfuwa alakulli wà lásàdì ṣùgbọ́n jọ tí ogun yọ bẹ̀ẹ̀lẹ̀ ẹni tó gbé àsí àwa musulmi lọ́njọ́ náà lọ́n ni umaru zaid ó gbé àsí àlọ́ wípé àsí àìkọ̀gbọ́dọ̀ àsí àwọn ẹn tó gbé àti àtàwọn màǹsọ́rí lọ́njọ́ náà lọ́rùn o náà ni khatibu annabi tí annabi bá bukata kẹ́nìkan bá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ náà bá ní fáwọn èèyàn ilé sí o lànàbí ma ń ti síta nítorí pé ọlọ́run fún ní ohun tó ní agbára ó lè máa sọ̀rọ̀ láìlú máìkì tí wọ́n ma gbọ́ ní wẹ́mà láti bí o náà ni ثابت ابن قيس ابن شماس الأنصاري rọ́tẹ̀tẹ̀ rọ̀tọ̀ olóògbérọ́ yàtà àwọn kílùkọ̀ rẹ̀ lọ nígbà wà láì déjú ẹ̀ àwọn èèyàn fán tí wọ́n wọnú pípọ̀ wọn wọ́n wọnú ọmọgbọ́n mùsùlùmí tí ń pàǹpà púpà lọ́wọ́ bẹ̀rẹ̀ zaidu wá ní allahumma inni a'tadhiru ilayka min firari ashabi wa abra ilayka mimma ja'a bihi musailima ọlọ́wọ́ báwọ̀ no niche gbogbo àwọn èèyàn tí ń họ yìí ah ọlọ́run dákò gbẹ̀ excuse tèmi wọn ní họ bákan náà in tí musa ilé mọ̀ wáyìí irọ́ ni mo lè tán sórí pé irọ́ ni kìí sóòtọ́ gbogbo tó gbà láàfún faqatala hatta hajamahu rajulun yukallahu abu maryam ọwá ń jà yìí tẹ́ntán pé abu maryam as-saluli tó fi hajjama rẹ̀ tó bẹ́lù pẹ̀lú dẹ́mọ̀ ọkọ̀ ń sàpá mẹ́jọ pa gbogbo àwọn musulmi pariwo kí lára salimu mọ́lá àbí Hudayfa ọgbà Asia gbogbo ní à salimu ń kúrà nínú ẹ̀rù ń bá wa só sì lákítọ́ báyìí à kọ́mọ̀jẹ̀ kọ́dọ̀ rẹ̀ in utitum min qibali àkùrá ah, ní bẹ̀lórí mi kí mọ̀ fẹ́ sásí méjì náà ni káránà sí ní tàbí kí n bọ́ sínú kí ọlọ́n oní bá bẹ̀rẹ̀ títítítítítí tí wọ́n fi pa o ń sì wà ní àwọn táwọn èèyàn bá ti dé táwọn bí ma sọ pé ọya ọ̀bọ̀rọ̀ sálìmọ̀ ìwọ̀n ọmọ kún kúrà ní àwọn àgbàfó ń kúrà ní inú Madina látojú wọ́n ni Abdullahi rẹ̀ kan ní sálìmọ̀ tó bá láti dà báyìí ó ti pé mi ibi láti ìṣòlé ìlọ tí wà láì dé Abu Hudhaifa tí Sálìmù jẹ́ mọ́lá rẹ̀ lónìí ọba tó pariwo wọ́n wá ń pè àwọn èèyàn padà pé ẹmẹ́sà kí ni wá fi ń pàmì ìjọ́nà lọ́n wọ́n wá ń fi Kùránì ìpá àwọn Kùránì ní ọba kójọ wọ́n ni ya ashaba suratul baqara batala sihru al-yawm ẹ̀yin àfà ẹ̀yin kásọ́tù baqara ẹ̀yin dàbáyì lẹ́ni ètè èsù ti wọ́mí ẹ̀yin dà ẹmẹ́sà lẹ́yìn bá ń dúó ní bá ń dúó ní bá ó ní gbogbo tó bá gbà náà láàfún ní bá ń gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ nígbà bí rẹ̀ ọwọ́ ọdé pẹ̀lú gbogbo tó bá fẹ́ jà nójà ibi ó ti ma jàre kẹ́mí wọn mọ́ bá àrò méjì ohun ní sá nígbàtí ìbálẹ̀ lọ kan gbogbo tí wọ́n orí bẹ́ẹ̀ ni àwà àwọn mùsùlùmí pariwo ara ni wọn ṣùgbọ́n jọ náà lọ́hùn ìran tó ṣẹlẹ̀ sí wọn kò ṣẹlẹ̀ lógún mímà kí wọ́n bẹ́yàn lápá kan káàrọ ọmọ ní kó sì gbà kó ọmọ àpapá kejì jà lọ wọ́n gún yànkún kọ́mọ̀ lè múdà lọ kọ́ wá jẹ́ pé èyí lọ gbá mẹ́rin tó gún kí wọ́n máa wá yí orí rẹ̀ kí wọ́n rẹ̀ ẹlòmí láti ọrùn débẹ̀ rẹ̀ orí ẹ̀ máa pé ó ti bàbá ti wòye ràn wà láti dé ṣe bí àrọ̀jálù rẹ̀ ọgbà ìsìlámù sí islam dáadáa tí ó gbáyé wò pé à tẹ́sì àwọn bá ti dábá ó ti pé àwọn ìwọ̀ ẹ̀dẹ́ lórí ẹ̀dẹ́ wọ́n ti wọ́n tún kùnrà ní wọ́n wọ́n yìí sódì wọ́n tún lódì wọ́n tún lódì wọ́n tún lódì ń ọwọ́ ń dùn àwọn náà díẹ̀díẹ̀ pẹ̀lú ànílọ àní sátán musulmi ní wọ́n wá rọ́ Musailima àtàwọn èèyàn rẹ̀ wọ́bí tá ń pè ní hadiqatul maut hmm, ọgbà akú ní ọ̀sọ̀bẹ̀ wọ́n wá tílẹ̀kùn mara wọn látẹ́yìn ìloro ọjọ́ ah kí na musulmi ó se ó ń kalùkú gbàgbẹ̀rẹ̀ gbogbo àkọ̀síwàlá lórí orí ló lè jẹ́ albarro ibn malik ó ní ẹ̀dàkùn kò sí wàlá ọya ó ń kálukú ọmọ sọ nǹkan mẹ́ẹ̀nu ọkọ rẹ̀ bí a sọ bí nkankan wọ́n wá gùn nǹkan lọ ọwá rẹbọ́ sí orí o fi wá dúó lórí ọkọ̀ ó ní wọ́n lẹ òun sí ẹ̀yìn aftah lakum babaha ẹlẹ́ni wọ́n wá dá ọkọ̀ jọ èyàn bí ogún ọkọ̀ ní ọ fi wá lift ẹ̀ wọ́n wá ta ọwá bó sẹ́yìn ilẹ̀kùn bó ṣe fẹ̀yìn lẹ́lẹ́kùn báyìí ó nìkan iló fèsì gbogbo wọn láìmọ̀yàwó èyàn ní jásín jásọ́n jásín jásọ́n jásín jásọ́n rírì nígbàtí è tó bí ẹn tó kọ́ bọ́bẹ̀ à ń pè ní Abu Dajjana radiyallahu ta'ala an àrọ́dọ́ lọ́wọ́ fèsì Musailima wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ títè pa ó wà pa Musailima yìí ojú bí ó wà náà à ah, gbogbo gbọ́gbàlá fún ibẹ̀ náà ni a ti ogun ìṣẹ́ wọ́n kú ológun ìṣẹ́ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ṣùgbọ́n kèèpín oṣù méjì mẹ́ta taghayyara Umar tamaman wa asaba wa dhahara ala wajhi Umaru bá dẹni tó wípé ọkàn gbòwá lójijì ni ewu wá ń jáde àti oríwájú àtàgbà àtórí ara ilé kò ní sọ̀rọ̀ méjì mẹ́ta tí ẹ̀dà kan zaidi náà ah, broda mi kọ́lẹ̀ ìgbà mí mẹ́tí ọ̀tọ̀ pé á lẹ́yìntà sọ́bà tahab fatáàkì ìbìríhì zaidi mil Khattab ah, afẹ́fẹ́ sọ́bà ó sì ń dàbí kí ọfẹ́ ní ìsìn kọba ń gbé zaiduwa yàtàmì na zalik wà kana yad'u Allah fi salati ima ń bẹ̀rẹ̀ tó bá ti forí balẹ̀ nínú ọ̀run pé Allahumma inni as'aluka an turiyani zaidan ọlọ́ọ̀bá dín tí ẹ̀rí zaidu lójú rán ọjọ́ kan umaru dìde ẹni ara àwọn àgbà kọrinkọrin ni wọ́n wá pa ẹ̀gbọ́n ti ẹ̀ náà ní yàmáàmà ẹ̀gbọ́n rẹ̀ náà mùsùlùmí ló náà lọ bá sọ pé o náà kú ọwọ́ ọbádọ́nà òsì islamu ma lè wà pẹ̀lú àwọn tí wọ́n ah, mutammim law kuntu aqdiru an aqula akhi kama bakaita akhok tó ẹ pé mo mú rí kọ ni wàláyìn bá hún orin láti fi dárò zayn gẹ́bù ọ̀nà ìṣẹ́sẹ́ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ mọ̀tẹ́mù khalifa búrẹ́ orífà gbá musulmi ẹ̀ mẹ́jọ̀rọ̀ ohun dún ọjú báyìí lọ láò záàbà bí àkí bí àkí máa bí àkíkà máa bá kẹ́ tó bá jẹ́ pẹ́rú kú tí bọ̀dá ti ẹ kú iní bọ̀dá ti ní kú ni ìní sókù ìní kọrù ní tí mọ̀ kọrùn bọ̀dá ni àjọ jẹ́ àjọ mú pẹ̀lú ànábì sallallahu wasallama àjọ ń pé kú tí ó bá pa ànábì kọjọ pa wá ni ànábì wá papòdà tán bọ̀dá ní kò nú ẹ̀sìn ọlọ́run orí ibá lọ́wà wọ́n pa bọ̀dá mi lẹ́ntọ́ ni zaidu ti ẹ̀ ebi lórí kẹsìn ọlọ́run ọmọ dàrú iná ìrípa múrùwá doríkodò wípé wallahi ma azani ahadun mithla ma azani bihi mutammimun ibnu Nuwayrah ah ìrẹ̀ nìkan tó bá ń kẹ́dùn lórí ikú bọ̀dá mi tó èyí tí mutammimu sọ láti máa gbé ọ̀rọ̀ ń kú lára Umar bin Khattab radiyallahu ta'ala àwọn àbànújẹ́ tí ń gorí ìbànújẹ́ fún mẹ́rù níjòójúmọ́ níjòójúmọ́ orin díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ oṣù mẹ́fà lọ orí ìbànújẹ́ náà kò pọ̀ lára rẹ̀ kò lè sọ̀rọ̀ méjì mẹ́ta tí èdè akọ rẹ̀ níjọ́ kan ló padà nǹkan zaidan ọlọ́bànkẹ́ zaidu ilé mọ́ ronú rẹ̀ ṣùgbọ́n lakọ́dí sàbákọ̀ ní ilẹ̀ husna yẹ́ ni dáadáa méjì o ni zaidu yìí ti kó lọ máa lọ ó ti gbáwájú mi sí àkọ́kọ́ aslama kọbùlì ọgbà islamu sàájú wàstúṣìdà kọbùlì èmi náà bẹ̀lọ́ nǹkan jẹ́ pé wọ́n pa mímí nítorí ìtọ̀lọ́un ṣùgbọ́n kí tí ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ sí mi tí ẹ̀ sí ti dájú mọ́rùn-ún sọ́bá radiyallahu ta'ala lára èmà tí ń bẹ láàrin àméjèèjì lámàkánà yọmù Uhud nígbà tó di ìjọ ogun Uhud alìbísáwàlá yìí jọ́nà lọ tí wọ́n jagun Uhud dírìwù kan bẹ umaru lóní àwọn dà aṣọ ogun ìtẹ́yàn bá wọ̀ kò síbi tí ìrẹ́ ti lè báyàn àti mọ́ àtójú gbogbo ni bí wọ́n sáyàn ládà àdà ní ọkàn dánù láti lé ó wá gbé fún zaidu ẹ̀gbọ́n rẹ̀ pé kó tó di pógun yọ bẹ̀rẹ̀ ẹ̀yìn ní kẹ́ ẹlù kìíní zaidu wá ní kí ló tó fi ṣe bẹ́ ah ó ní ẹ̀sá dákùn bọ́rọ̀bì ẹ̀yẹ ẹlù ẹfì mí ilẹ̀ báyìí lọ́bọ̀rọ̀ tí wá ní hmm, ẹfis àgbàǹgbà náà olóògbà ìwọ gan ló pé mi kó bẹ́mi bá lọ ebí wọ́n tún máa rólé ìwọ lò wọ́n wá ń ti síra wọn ti síra wọn bọ̀dá rẹ̀ ní ìmìílò mórílẹ̀ mi ní ìlò àwọn méjèèjì wájọ gbé jùlẹ̀ wọ́n wá já lọ bọ́rọ̀ kò sì sẹ́ tó gbogbo kèsí ìsá àtọ́fẹ́ ẹ̀nì kankan àtọ́fà wa náà àtọ́fà ara wa fúnra ara wa láfínfà wọ́n bí àwọn mọ́nù lé gan wípé ta ni kọ mọ̀ pé bọ́ọ̀dá àwọn ọlọ́mọ mọ́mí wọn ṣe bọ́ọ̀dá rẹ ni oníkèsí bọ́ọ̀dá wọn àbúrò rẹ ni àbúrò wọ́n sì ní tó ṣe wọ́n bà rẹ̀ ní pé ah, ẹwọ́ ọ̀nà bí ọgbọ́n lọ́nu ọ̀nà bó lọ́gbọ́n lọ màmá rẹ̀ ní àbí ṣùgbọ́n ní àbí nígbàtí àbí ọ̀tán màmá rẹ̀ ló bí ṣùgbọ́n ní àkọ́kọ́ bí kí ó tó bí ọ inú ilé ní ẹ̀tì síṣẹ́ wọn ilá fi ń pariwo in tí ọ bá ti tí ọlọ́run ní kọ́rọ̀ ma ń sọ jáde báyìí gbangba fọ́kọ yín ma ń lójú ayé ọ̀rẹ́ kọ lọ ma fi náà kọ́rọ̀ o ń fi pamọ́ ni o ní tuntun sọ torí kéèdà rúbì kankan àà ẹ̀ bá ọlọ́jà wá mú kúmọ̀ yóò ma fi hàn sí wípé kò sí tẹ̀lọ́rù tó wọ̀n ma rí tán yóò ma wá ṣẹ̀ṣẹ̀ pé in tí ó bá tẹ́ lọ́rùn òun gan o ní ìpara tó ń fi ń para torí kíni kẹ́nìkan kọ́ mọ́ bá fọkàn sí tí ẹ kó fi dá gbogbo nǹkan rù àgbó tí gbogbo lé fẹ́ mú gbogbo ẹ ń bá ma ń sọ tinú ẹ̀ ó kú oríire o tí èsì tàbùsí tí èsì ń bá nǹkan jẹ́ àwambọ̀ dáadáa yìí àjọsípọ̀ ọwà káwà dúbà Umaru wá khairat ala al-muslimina bil orí wá ń dé fún islam bọ́lọ̀ bá gbàgbé lè fún alónìí yọ́ gbàtọ̀ fún umaru náà ni wá ń pín orí wọn àwọn kàlùkú wá ń wá abú maryam tọ̀ wá pa bọ̀dá rẹ̀ ọmọ wà lọ́dọọdún umaru ti dama wọ́n lè ha nka kàn ọkà kan ni ọkà wò pé ah, àmìrò mìíràn ní kún hákì ní fúrẹ̀ kí tí ẹ̀ ní pọ́blẹ̀mù gan náà ìsìláàmù ti kọjá gbóyẹ́ kẹ́ ọba jáde sí umaru ní òsànwò láàrin àwọn ìhọ́ náà umaru títítítítítí ìntíráì lọba kan umaru náà sì ní fílíàwò yẹn lọ umaru wa ń wò báyìí ibi tá ń bọ̀ tá sọ́njẹ́ ẹ̀dógún fẹ́rinú umaru rọ́dí alátanàtọ́ umaru ní àǹtà Abu Maryam kí sì ni lẹ́yìn ìgbà tó gún parí tán tí àwọn àfáà sọ wípé ó fẹsẹ̀ múlẹ̀ jù ní gbogbo nǹkan tí a ń rán nínú àwọn 700 700 yẹn àwọn tí a ń hakúrà nìtàn ìní ẹpọ̀ jùmẹ́ ogun yẹn òun lọ́fà tí mọ̀rù fi lọ bá Abubakar pé ẹjẹ́ akúkùrà níjọ sójú kanáà torí kíni tahakọta nas bil yamama àwọn èyàn ti rún dànù ní àmọ́mà nǹkan ti síá ogun náà ni kẹ́ẹ̀sí ọmọ nǹkan ní a fi nǹkan ṣe gbogbo mùsùlùmí náà fi nǹkan ṣe ọwà kan umaru àtẹniyẹ ojú ẹsẹ̀ amasukutu al bí lọ sí ma ń wínú amasukutu al gbogbo ẹ̀bá dalifem kí ló dé ó ń kálukú ronú pé kí ló fẹ́ ṣẹlẹ̀ àwọn méjèèjì ti mìtì àwọn báyìí umaru ni pẹ́sẹ̀ntì gbogbo wa ẹni tó pa bọ̀dá rẹ̀ rí ó ti padà sínú ìsìláàmù lẹ́yìn gbàtẹ̀ láwọn òsè mọ́ tí wọ́n sì abu maryam qatil zaid ibn khattab sí abu maryam tó pa bọ̀dá mi zaid ó ní na'am emin ah! umaru ni wallahi la uhibbuka abadan in lè láìkì ẹ láìláì nítorí wípé ó ti dáàrẹ́ sínú ọkàn a ah, in tó fi ṣe mí agbára ọwá ni ó lè láìkì mi láìláì àmì ìmìnì ó ní láìláì ìyìn lè parọ́ fún ilé tọ́ musulmi ni ọmọ ìyá ni àwọn òṣùgbọ́n ìrìnláìkì rẹ̀ ó wá ní hayyamna'uni dhalika haqqan li ṣe torí ìyún in tó bá wá jẹ́tọ̀ mi nínú islamu ìkìláwà gbà ìníṣìn tí ó lè tó mi lọ àwọn mẹ́rù ní bí báńkọ́ hmm, hmm, hmm, bí báńkọ́ la ẹ̀tọ́ rẹ̀ yọ́ ma dọ́dọ̀ rẹ̀ sẹ́gbọ́n tó wini ó ní ìdán máa lè wà lè hubbika innama ya'sa ala lè hubbi annisáwù au innama lè hubbu linnisáì wala yabuki aléhi illa nisáwù ó ní máa lè wà lè hubbika ìdán ẹ̀dàkan àǹfàní òun fẹ́ jẹmáà a ní gbogbo gbàlè mímọ̀ rọ àwọn ìjọba ss ẹkún bí dáadáa kẹwà lọ bá ń sọ̀rọ̀ ìfúnjọba wípé wọ́n jọ sí bí torí wa wọn ò fi róorun sùn torí wa wọn ò fi sinmi ẹjẹ́ a máa rí yìí irú àárọ̀ ìkogbo wá pàdé gómìnà lábẹ̀ bíríjì wóródù ah, ti pẹ́ akẹ̀nìká wá sáwọn ìsinà nípa èmi náà ní kí wá kí ah, but gọ́ọ̀nà ẹ̀rú o sẹ́yìn náà ìríwà aláta ṣe lórí yín kàtó sàdúwà fún ẹ̀pẹ́ ẹ̀mọ́kùtà ní ẹ̀mọ́kùtà nítorí wà bẹ́ẹ̀ dákan gbogbo wa náà jẹ́ ma sàdúwà fún ọ̀sẹ́ sójú ní kàbá yọ ìgbò láti rí sà and Sunday lè ìbàtún ni Sunday lè sẹ́yìn náà governor's house tó di ìrọ̀lẹ́ Monday àwọn náà wà ní àwọ́ àti ọmọ jẹ́lọ ṣe kàfi sí dìmọ̀ ẹjẹ́ á ní ọjọ́ ẹ máa jáde sí a ẹ dárìn ẹ má kò bà lọ lẹ́yìn ẹ dárìn ẹ bá wùyàn ẹ̀ dárìn kí ló táwùyàn rẹ̀rìn indi díẹ̀díẹ̀ náà àjọ ń lò lọ́nà àwambọ̀ umaru sọ́ntọ́sọ yìí anábìnà sọ́ntọ́sọ kí lọ́sẹ̀ tàbínà ẹni kẹ́nà mímọ̀ ni kùtàjà bihim umaru bin Khattab tí a bá ní mẹ́ntọ̀ umaru láti gbà kéèkéé rẹ̀ bọ̀dá rẹ̀ ní irú rẹ̀ lọ wá sẹ̀rẹ̀ sí ànàbí bẹ́ta tó bẹ́ẹ̀ lọ Hamza yìí a ń pè ní ọkù ànàbí Sofiyya òun ni àbúrò ti hamzan ṣùgbọ́n abdullahi tó jẹ́ bàbá ti annabi ìyá ti òun abdullahi yẹn ìyá tó àti hamza ọ̀pápọ̀ ìyọ́tọ̀ ló bí hamza ọmọ ń pè ní hala fún abdul muttalib ìyọ́tọ̀ ń ló bí bàbá ti annabi na ṣùgbọ́n ìyà tó bí bàbá annabi iná ló bí ti bàbá ali abutolib igun wọn papọ̀ ẹn tí ó sì kejì ti hamza oní ń pè ní sọfíyà bíntu Abdul Muttalib fine la ilaha illallah nígbàtí wọ́n bí Hamza yìí láàrin ohun àtànẹ́bì lọ́rọ̀ tó rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn mímọ̀ ọdún méjì ni Hamza fi ju ànẹ́bì lọ wọ́n dàgbà bí irọ́ ni ìjí àgbà ń bẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n kèèṣe ìjí àgbà pé mo lè pọ́ntàn Ah, ọ̀rọ̀ yóò clear so ó jẹ́ kí wà àwọn ọjọ́ papọ̀ ṣùgbọ́n ẹ̀mà wá ṣe fún Hamza yìí ni pé láti kéèké rẹ̀ ọlọ́run ṣe ní alágbára ọwá kórìíra àyànjẹ ìwà iná ló fi gbà sílámù ọjáre lọ́njọ́ kan torí pé ẹntí ma ń dẹ̀dẹ̀ ni ọ̀dẹ̀ ni ọwà nǹkan tí Muhammadu ah kí ni mọ́sí àbújá nípa ìgànnà àbújá ní sí jẹ̀bi ẹ̀gbọ́n sábúrò sóhun ọmọ ẹ̀gbọ́n àbọ́mọ àbúrò wa náà ní kí ni sí bí fámìlì kankan náà ní ayé tí ń sọ láti ẹjọ́ yìí bí bá ń parọ́ lọ́mọ̀ nígbàtọ́dà kan náà bá wá ń fara ní sọ́yẹ̀ káà náà mọ̀ fara ní sí bí tí a ti ẹni ìbínú ló fi lọ bá àbújá lì tó kó nǹkan bò lórí sórí pẹ́sá tí wọ́n bá bí ilẹ̀ sì mọ̀ pẹ́kọ́ sí ìtàláyà àbújá lè bá dà lè fẹ́ kọ̀pẹ́ rẹ̀ pé ṣe wá rí fún tẹ́ ti ẹ̀wà ẹ̀tì ẹ̀gbóná kí lè mi náà ti ẹ̀wà ń sọ jùmọ̀ sọ ìsí mo sì ti ń ṣe ti ẹ̀ àkúlù bí kọlù yìí tí wílẹ̀ náà ma wú ní ìsìn wà àdínú bí dìí yìí tí ìwẹ́ sì ti ń sẹ̀rẹ̀ náà ma ṣe mo ti dí mùsùlùmí ẹlọ́kú ẹkú tẹ́bà kú àbújá lè ah, ọ̀dà náà wà ní ọba tó dìbà ló jẹ fún ẹ anábì gbọ́ alàmárì bí se ń se rí wípé in lè lọ kojú àwọn ọ̀tá yìí ọ̀dà àṣìárẹ̀ wá lọ rẹ̀ dífẹ́ndì ẹ̀sìn ọlọ́run ẹn tánàbí kọ́kọ́ gbérú ẹ̀dẹ̀ lọ́nà ìsìlámù Hamza ni ọlọ́ ó sì bọ́ dáadáa òun iná àjọṣepọ̀ kẹ́mbẹ̀ lọ́rọ̀ àti ànẹ́bì tó jẹ́ pé àjọṣepọ̀ yẹ́ tún lè ju ti umaru àti zaidu lọ kí ni nǹkan náà àwọn méjèèjì jọ mú ọ̀yàn nígbà yóò bẹ kankaná tàlóntàn ṣùwẹ́ibà tó padà fún ànàbí lọ́yàn ó ti kọ́kọ́ fún hamza náà lọ́yàn rí ọmọ tí ń gbé lọ́ngbà àti tí ó fún ànàbí lọ́yàn wọ́n pè ní ibi lẹ́mọ ìsúnmára o náà ni àbùnàbínà àti àbú salama abdullahi ibn al-asad abdul asad sorry àbú salama yìí oun àti ànàbínà àtújọ mú ní múyàn ní igbáyà suwaiba náà ni pẹ̀lú ọmọ tí suwaiba ń gbé lọ́dún ọlọ́n tí ń pè ní ọwọ́ pé tàbáwò bọ́ a rí wípé bí ìbílé rẹ̀ ni òun ni èjì annabi sí Hamza òun kàn jẹ́ ọkù fún annabi ni ọmọ tí wọ́n bí lè ń tí Suwaiba ti fún Hamza lọ́yàn òun náà ni annabi fi mú ọyàn nígbà ya Suwaiba ṣe wá mọ̀ wípé ìyá kankan náà kọ̀ ló fún Umaru àti Zaid lọ́yàn ìyá kankan náà sì fún bí wọ́n ṣe jọ jẹun nínú ṣẹ̀ríà ọmọ obìnrin tí Hamza tó bá bí ànábì lè fẹ́ ọmọ ọkùnrin tí Hamza bá bí ó lè fẹ́ ọmọ obìnrin ànábì ṣùgbọ́n pé ànábì lè fẹ́ kàkánú ọmọ rẹ̀ ma kalla tó ti di akú rẹ̀ mìíràn rọ̀dọ́wà alákúlé àjọsípọ̀ yìí ó tóbi alúsàsánàmù wá sọ ń tọ́sọ ìfẹ́ tí ló àbí ọwá kú ìkẹ́ ìjẹ́ ànábì kẹwàá ṣí naam salawatu rabbi wa salamu nítorí pé òun lálásẹ̀ ń jọ náà tó jẹ́ pé ń tọ́ bá sọ òun náà ni ó ṣẹlẹ̀ ẹmù ẹgbẹ́ ṣùgbọ́n ìsìláàmù jù Abu Maryam náà ti tún mẹ́kẹ̀ǹkà níwájú Umaru gbogbo ẹ̀tọ́ rẹ̀ nú ẹ̀sìn ìgbà nǹkan mìíràn tó bá abu maryam náà wá rí pé àdánwò ló dé yìí bóòlò náà ti fẹ́ manéjì ẹ̀ bó ṣe gba tí ó gbàtàn lọ́dún ló bá padà sí yamama apákan àfáà ni ó padà sí sham ó wá takété sí medina ṣùgbọ́n bẹnu ohun kálukú tánà bí ti sọ mínà dítàrà ibn umar man istata'a minkum an yamuta bil madina falyaf'al fa inni shafi'u liman mata biha ẹmbá ti lè kò gbákagbọ̀n tàbí ti ń gbé medina kọmọ́kú o

ọkọ̀lẹ̀ ó ń gbé Madina títítítí wà á ń jàbà bí ha àbùná àǹsọ́lẹ̀hìn ọ wá padà bí àwọn ọmọ tí èsẹ méjì mẹ́ta mẹ́rin márùn sí Madina tí ó sí olórí ibú kankanà wọn àwọn táwọn èèyàn fífàwọn tó bá tó fáwọn ilé ìlọ́mọ àwọn wáyére inú àgbórí àpàdà bí síbò sí Medina jẹmọ́ ẹwọ́n tí ànú kẹ́ni kọ́ mọ̀ nífẹ̀ẹ́ nìkan kó wá láàánú rẹ̀ ẹ̀ lè bá ń bè kàkà fínú Islam àwọn èèyàn in táwọn gbàgbọ́ ni pé bí gbábá ti dojú dé àwọn ó sì ni in tó bèèrè múgbà mọ́sẹ̀ sí fífọ́lókù a sì wálé wọ́nà àwọn bàbọ̀ láàrin àwátà ihe nkeke si keji le mu felo ka esi ase ka efere ni wasi bai ba ba ti dakwo e aje mbese oro diya allohu ta ala ana ibi olo n gbe oro ti hamza gbano abu muryam musamman ya wani iru eme nisele laani arawa sirawa ehi to ti ye koko buru jisu ta wa mese ten nikan ba koya wo ime onwe b tọ́wọ́ gbọ́pẹ́ nìkan ló tún padà fẹ́nà brothers wà láòdì ọ̀tọ̀ ní tèntí àìfẹ̀kọ̀kúnrùn rẹ̀ ẹlùmí ma ń ṣe bẹ́ gbé ma dẹ́ sí fọ́rífọ́rífọ́rẹ̀ mi ma dẹ́ fẹ̀yẹ́ tó jẹ́ fún ọlọ́mọ bá ń parí ìjà tí wà lábàdé ìtàwìyàn bá rò sí ọ ìwọlú sílẹ̀kùn rẹ̀ o ta ọ̀tọ̀ niyàn ṣùgbọ́n láì tí ìjọfa nǹkan tó tó báhùn láàrin ara wa a ma bá ṣe ń bara wá lò bí ibn láì tààlá ẹni tó wá jẹ́ pé ìfẹ́ kú ìfẹ́ ó kú láàrin àti àkan kọ̀ wà bóntọ̀ ń ṣe fún láti baqiya ọlọ́run bá dákọ̀ sanuwa àtayẹ́tàlì kíyàmà mẹ́jì àṣíṣe o nínú ẹn tọ́kọ̀tọ́ kò sẹ́rẹ̀ mẹ́jà wà ń bẹ́ọ̀ ọlọ́mbà ní gbọ́bùkátà wa o mẹ́lẹ̀ wa lọ bá dókítà kan tí ó ma wá dìktéètì sẹ̀mí wa fún wa sáṣẹ̀ kún sọ pé kúrò rí mímbàrí mú ní ẹgbọ́rọ̀ sọ̀rọ̀ ju 30 minutes lọ mọ́ ẹ̀ẹ́kù o ọlọ́ndàkùn sọ wa ọba àlàáfíà ni mọ́sà fún àlàáfíà bákan náà ẹnì kọ̀ọ̀kan wa náà abùkátà ìntọ́pọ̀nù arziki tí ò ní ọlọ́ndàkùn kẹwàá o ọlọ́nkẹwàá o mẹ́gbẹ̀ arziki wa síbi tó pé tí omi ọ̀bàbóde lójú wa àníyó ọlọ́ndakùn síjú ànú rẹ̀ wọ́wọ́ má dáwà dára mẹ́rin wa láyé bí àti gbangba lè kíyàmà bí hakila haula wala quwwata illa bil azim alhamdulillah alhamdulillah fatiris samawati wal ard جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك ولو الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أمة الإسلام أما بعد فيا أمتنا أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى جعل هذا الدين دين الإسلام دين رحمة ورعفة لذلك لن يقبل الله سبحانه وتعالى من عبد أتاه بغير هذا الدين كيف لا وهو القائل عز وعز من قائل فقال سبحانه وتسامى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وهو القائل وعز من قائل إن الدين عند الله الإسلام أمتنا قلنا جميع المعاملات دينية كانت أم دنيوية بناها الرحمن سبحانه وتعالى على أصلين رئيسيين المحبة والرعمة أي والرعفة أمة الإسلام إذا فقدت المحبة هل لا بد من فقدان الرعفة والرحمة فالجواب لا لذلك نريد الجمع بين ما حدث لرسول الله صلى الله عليه وسلم وبين ما حدث لعمر بن الخطاب رضي الله تعالى عنه أرضاه في قصة واشي بن حرب قاتل حمزة وفي قصة أبي مريم, أبي مريم السلولي الحنفي قاتل زيد ابن الخطاب أخ خلي أمير المؤمنين بن الخطاب رضي الله تعالى عنهم أجمعين أمة الإسلام وهكذا وهكذا وقعت الحرب بين المسلمين والمرتدين وقد قاد جيش المسلمين أخيرا خالد ابن الوليد أبا سليمان رضي الله تعالى أن أرضاه فلما اشتد بهم القتال والتحم الفريقان كان حامل راية المسلمين من مهاجرين يومئذ زيد ابن الخطاب رضي الله تعالى عنه أرضاه فقتل بأنها جموا بعد أن قاتل عددا كثيرا من المرتدين قاتله وهاجمه أبو مريم السلولي ثم بعد ذلك أخذ الرأية سالم مولى أبي حذيفة فقاتل أتى قتل وقد خاف المسلمون في البداية فقالوا إنا كنا نخاف أن نؤتى من قبلك يا سالم فقال بئس حامل القرآن أنا إن أوتيتم من قبلي وقاتل حتى قتل رضي الله تعالى رضاه ثم قاتل أبو حذيفة حتى قتل ثم بدأ حملة القرآن يتواصل فيما بينهم ويقولون يا أصحاب سورة البقرة بطل السحر اليوم تعالوا وتفانى الناس في هذا الحرب وأبتلوا في فيها بلاء حسنا حتى قال البراء ابن مالك رضي الله تعالى عنه ألقوني عليهم أفتح لكم بابها فرمي رضي الله تعالى عنه وأرضاه برؤوس الرماح حتى ألقي وراء البحر ففتح الباب للمسلمين ثم هاجمهم أبا أبو دجان فقاتل حتى قتل مسيلمة ثم بعد ذلك انتهت هذه الوقعة بقتل مسيلمة وعاد من عاد منهم إلى الإسلام وأسر من أسر منهم وقتل من قتل منهم وفي الأخير كتب الله النصر لعباده المؤمنين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وهكذا كتب الله النصر لعباده المؤمنين رجع الناس من المعركة وما زال قلب عمر بن الخطاب رضي الله تعالى أرضاه يتكبد حزنا ويتعصر هما وغما على أخيه زيد ابن الخطاب وكان يدعو الله دائما أن يريه إياه في المنام وكان إذا هبت الرياء تقول ليت الصبع تهب فتأتي بريح زيد بن الخطاب وقد لقي أمير المؤمنين بن الخطاب رضي الله تنرضاه متممة ابن النويرة رضي تنرضاه يوما وهو أهد الشعراء المعروفين آنذا فقال له عمر يا متمم لو كنت أقدر أن أقول الشعر لبكيت أخي كما بكيت أخاك فقال متمم يا أمير المؤمنين لو ذهب بأخي ما ذهب بأخيك ما بكيت أي وقد مات أخوك مسلما ومات أخي مرتدا لو كان أخي مات على الإسلام ما بكيته فقال عمر رضي الله تنرضاه لقد عزاني متمم بعزاء ما عزاني به أحد قد وكان ابن الخطاب رضي الله تعالى عنه وأرضاه يدعو وكان يحسن إلى أولاد أخيه زيد وكان يقول دائما إن أخي زيدا قد سبقني إلى الحسنيين أسلم قبلي واستشهد قبلي ثم لما صار عمر خليفة للمسلمين بدأ بعون من الرحمن يوزع الخيرات التي ساقها الرحمن إلى هذه الأمة ويتولى هذا التوزيع بنفسه وكان إذا لم يستطع التوزيع كان يشرف عليه كذلك وعلى هذا جاء أبو مريم لينال عطاء مما يوزعه أمير المؤمنين من الخيرات التي ساقها الرحمن إلى هذه الأمة وكان الأمير يوزعها بالعدل فلما جاء أبو مريم قال له أمير المؤمنين أنت أبو مريم أنت قاتل زيد بن الخطاب قال نعم فقال والله لا أحبك أبدا فقال يا أمير المؤمنين هل يمنعني ذلك حقا لي قال لا قال إذا يا أمير المؤمنين ما لي ولحبك إنما يأسى على الحب النساء أي إنما الحب للنساء ولا يبكي عليه إلا النساء إلى آخر هذه القصة فلهذا مثل هذا حدث رسول الله صلى الله عليه وسلم مع حمزة فإن حمزة كان أسن من رسول الله صلى الله عليه وسلم بسنتين وكان عمه وكان قد نشأ مع رسول الله صلى الله عليه وسلم يتصاحبان في صباهما وكذلك كان أخر صلى الله عليه وسلم من الرضاعة فقد أرضعتهما ثويبة الأسلامية سبق أن أرضعت ثويبة حمزة ابن المطلب رضي الله تعالى عنه أرضاه ثم بعد ذلك بعامين وزيادة أرضعت رسول الله صلى الله عليه وسلم بلبن ابن لها يقال له مسروح وقد أرضعت رسول الله صلى الله عليه وسلم مع أبي سلمة رضي الله تعالى عنه أرضاه وهذا سر جواب رسول الله صلى الله عليه وسلم لأم حبيبة يوم قالت له وكنا نحدث أنك تريد أن تنكح بنت أبي سلمة فقال بنت أبي سلمة لو لم تكن ربيبتي في حجري أرضعتني وأبا سلمة من سويبة فكما كان أب أبو سلمة أخرج رسول من الرضاعة كذلك كان حمزة رضي الله تنرضاه أخرج رسول من الرضاعة فقد أحب رسول حبا جما لذلك قال مقالته التي خلد التأري لواشي بن حرب بقوله إن استطعت أن تغيب وجهك عني فافعل أي لا أراك وهذا عين الرحمة فالرسول هو رئيس المسلمين فالرسول هو أميرنا جميعا استطاع أن يأمر بأي أمر على قاتل عمه أو كذلك عمر يومئذ لكنهم بدلوا مكان المحبة الرحمة والرحفة هذا هو عين الإسلام ونسأل الله الذي لا إله إلا هو أن يرفعنا وأن يوفقنا برفع أبصارنا لما جاء منه سبحانه وتعالى والما جاء من رسوله صلى الله عليه وسلم وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسان المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا ثبت أقدامنا يوم تزاز الأقدام وبيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجودين ويا أكرم الأكرمين العالمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة السيئة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسابه وسلم تسليما كثيرا